الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدقفنا الله سبحانه وتعالى àtọrọ alékún kí a ti gẹ fún annabi wa muhammad sallallahu alihi wa alihi wasallam ibi tí a bá láyé dé o náà ni ọ̀rọ̀ nípa maryam alayhi salam tán ṣe yá annabi isa alayhi tí ó an pè ní jésù so ibi tí wọ́n ṣàlàyé dé wọ́n mú àyà wá nínú Qur'an àwọn àyàtì àwọn ọ̀rọ̀ tẹ́dẹ̀ wá nínú Qur'an yẹ ó ń tọ́ka lórí wípé ẹni àpọ́nlé ni ànábì Isa alayhi àti ìyá wọn wọn kì í ṣe ẹni àbùkù àbí ẹni tí èèyàn lè fọwọ́ tàdánù bal ẹni yìí ni wọ́n ẹni àpọ́lé ni wọ́n wọ́n ni fàmà kánà muhammadu nabiyul hu ya alamu na mithla hadi ila akhbari al'azimati sadiqa an jami'i rusul wàlá an maryam wa ummiha wa zakariya wa min man khasamahu fi kafalati maryam wàlá bi dabari zakariya bi kafalatiha ba'da al-qur'ati bil aqlab ولا بحفاوة زكريا بها ولا بما كان يأتيها من رزق من, من عند الله تكريما لها مما دفع زكريا على كبر سنه وعكم زوجته إلى طلب الذبرية الطيبة من الله wọ́n ní gbogbo nǹkan tí a kàkàlẹ̀ yìí léyìí tí Ọlọ́run bá ń sọ inú Kùránì annabi Muhammad òjísí ọlọ́run tó ṣe pé kò lè kọ kò lè kà léyìí tí ọlọ́ọ̀bá ń sọ fún wa nínú Kùránì pé léyìí ta àwọn kírísítẹ̀ náà rí nínú ìwé wọn wípé nàbíyùl ummiyu wà ṣe báyìí àbí ọlọ́ọ̀bá náà fi rí ẹnu Kùránì pé hátà lọ́dọ̀ tí wọn náà lọ́dọ̀ àwọn kírísítẹ̀ náà wọ́n mọ̀ pé nàbíyù yìí ni ó jẹ́ ẹni tí ò ní lè kọ tí ò ní lè kà nínú àwọn verses tó wà nínú Bible tó ń tọ́ka lórí irú nǹkan bẹ́ẹ̀ wọn náà ni Isaiah chapter 29 verse 12 ipe then the book will be given to the one who is illiterate saying please read this and he will say I cannot read Ọlọ́run wá ń sọ pé ó wà nínú ìwé wọn náà tó ń ti pé wọ́n ṣe tọ́ọ̀bọ̀ wọ́n ṣe gbáwájú gbá lẹ́yìn Ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ káwọn nǹkan díẹ̀díẹ̀ ṣẹ́kù kó mọ́ lè kó lè bà máa jáwújáre fún gbogbo àwọn tó bá ń tẹ̀lé títí òfìdí yamal kiyama pé ẹ láwújáre ó wà náà wéyìn náà bá ṣe lọ lápá lọ lẹ́sẹ̀ wọn wájú wọn lẹ́yìn gbá wájú gbá sẹ́yìn Ọlọ́run fi rìnlẹ̀ pé annabi yóò ló méyì annabi tí ò lè kọ tí ò lè kà bóò ló ṣe mọ́ gbogbo àwọn nǹkan tàkàkalẹ̀ yìí nípa pé tó ṣẹlẹ̀ sí tó salam tó ṣẹlẹ̀ báwo ni Zakaria ṣe padà dé ní tí ń padà ń dípa àwọn tọ́jú Maryam báwo ni ó ṣe padà dé bóòdó sí yẹ́ pé eh, Maryam tó bá wà nínú ilé àwọn arísìkì àwọn rísìkì àwọn oúnjẹ jíjẹ mímú wọ́n bá wọn nulé láìṣe pé wọ́n kò nínú ilé rárá gbogbo àwọn àkbárù yìí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀kọ̀ yìí ẹni tó jẹ́ èyàn tó jẹ́ lárúbáwá nínú ní Maka ní dẹ́sàtì nínú dẹ́sàtì lọ́hun

pẹ̀lú bó ṣe létò yẹn hátà pé bí ànábì wá mú nínú bíbélì ànábì ò tẹ̀lé kọkù tẹ̀lé ká kò mọ́ tó wà ní ẹ̀gán àbí inú nǹkan mi mimma yadullu ala sidqi muhammadin sallallahu alaihi wasallam lè tó ń tọ́ka lórí jódodo ànábì muhammad wa annahu rasulullah haqqan àti pé olùjíṣẹ́ ọlọ́wọ́ bá lódodo wa annahu la yantiqu anil hawa in huwa illa wahyun yuha ilayhi min wáyí tọba mú wa fún látọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni ẹ jẹ́ ká fún wa ní àpẹẹrẹ kẹ́nìkan dé ẹni ẹ ó ní dìgírí ní engineering ó tún lọ university kan ní ní US ó tún lọ kọ́ engineering ó di professor ó di kíní kan later ó wá kọ ìwé kan ìwé yẹn lórí engineering ni ó wá ní òwe yóò ọ̀dọ̀ Ọlọ́run ní sámà ló ti gbà n tọ́ gbogbo ayé rẹ̀ sí náà nìyẹn tẹ́lẹ̀ ọwọ́ kọ́ wọn principles oríṣiríṣi ọkọ́ wọn ẹ̀yìn in tó ṣe pé àwọn rí nínú àwọn tíra mi ó ti clear pé wọ́n ti study àwọn tíra yọ lọ copy rẹ̀ ń bẹ̀ náà nìna bí wọ́n kẹ̀ṣẹ̀ tààlìkọ́t lé lórí bí i tààlìkọ́t al mi òun kò dénú gbòrò rí kò tí ẹ̀mọ́tán ti ń bẹ̀ kò lè kọ kẹ́kẹ́ kò lè kàn kẹ́kẹ́ ó sì bẹ̀rẹ̀ sí ní máa sọ ẹ̀pá báyìí lẹ́sẹ̀ bí i aeroplane náà sẹ́pẹ́ ìyẹ́ pàá oníkálùkọ́ ń pẹ̀ ilé ìkè ń ṣe lásán mọ́ kò kọ́ lẹ́ níwẹ̀ kódà kò èdè tán fi kọ kílẹ̀ gan kò mọ́ kò lè kọ́ kò lè ká ó lè sọ fáwọn ìyẹ̀pá báyìí lẹ́yìn sọ́yá ẹ̀tì wáyà ìbọ́ra wọn ẹsẹ́ báyìí ẹfọ́ mọ̀ transformer ẹgbẹ̀ àrùn eléyè ń sojú lásán ìmọ̀ kó jẹ́ pálíjẹ̀ ló ní à ń kọ àbí kó jẹ́ nǹkan míì ẹwọ́ wà Muhammad sallallahu alaihi wasallam wọn ò lè kọ wọn ò lè ọlọ́run wá ń sọ àwọn ọ̀rọ̀ fún nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ àtàwọn ẹ̀yìn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ọlọ́run wá tún wá ń challenge àwọn èèyàn wípé ó yá ẹ produce irú kòránì ìkàrí yẹn ìgbà tí wọ́n lè produce irú ẹ̀ ọlọ́run ni ẹ produce súra kan just like chapter kan ní kòrán ìgbà tí wọ́n lè ṣe ọlọ́run ni ọdá ẹ fọ́ọ̀mù àyà mẹ́wàá tó rí bí kòrán àyà mẹ́wàá péré ìgbà tí wọ́n lè ṣe ọlọ́run ni ọdá mẹ́yọ̀ kan wá àyà kan náà ni ẹmọ́ àyà kan ha walau kana ba'duhum li ba'din zahira wọn bá ma rárá wọn lọ́wọ́ pé ó yá ẹjẹ́ kájọ jùkó ẹ̀ lè reform qul huwa Allahu ahad mú ò reform dì ní ngbàtí Musailama dé ìwọ bí ìwọ ràǹkúnmí ìwọ ràǹkúnmí ọ̀rọ̀ ràǹkúnmí lọ́wọ́ wà nílẹ̀ òun fẹ́ fọ́mù ayà bí kò ní ìwọ ràǹkúnmí ìwọ ràǹkúnmí nítorí kó wà máa ń ṣe kí ní ká amúgbìnà lásùn òpé táwọn náà kílèmù nùbó wà ń padà padà wọ́n padà padà sínú Islam ti wọn ọ̀gá tó fi kílèmù nùbó wà wọ́n wà ń bí ogun kan wọ́n wá jòkó wọ́n gbẹ́ ah, àwọn orí ti Jibril kó mú wà yíwá àwọn olórí ogun béèrè pé ta ní òun ní ogun yìí àwọn kèfèrí ti dé oní ẹmọ̀ rẹ̀ máa jagun lọ mú ní orí Jibril wọ́n dúdó èyí tó sákàdà wọ́n ti fẹ́ pàwátá lójú ogun gbà yàtò ilé ha sákò lójú ogun ti ẹni <laughs> ah, Jibril ò dé látàárọ̀ ni ó ní òun bọ̀ òun bọ̀ gbà tó ni later ló padà lọ gba islam so ó kílẹ̀ sí oníkálùkù pé ilé àwọn ilé o kàzàbún ayin dajjalun mutanabbi'un kàzàbún muftirun ala Allah amma nabi muhammad sallallahu alaihi wasallam huwa sadiq hatta fi jẹ́ pé ìjọ tí wọ́n kọ́kọ́ jáde pẹ̀lú mẹ́sẹ̀jì sáwọn èèyàn tí wọ́n jáde wọ́n ní ẹ̀yìn èèyàn wọ́n ní sọ̀báhakún wa masáàkún wọ́n mọ̀ lókí ní ẹ̀sí rọ́tù tààdìrì ni pé bí pé àwọn èèyàn wá sáré pé bò wọ́n pé kí ní ṣẹlẹ̀ bí pé ẹni tó fẹ́ kìlọ̀ fáwọn èèyàn tó nígbà yẹn call attention àwọn èèyàn táwọn yóò fi pé ìgbà kan wà tó pé tó ma fẹ́ ja ìlú yẹn lógun ẹni kó kàn dé yóò kàn dé yóò kàn mọ́ fi aṣọ kan bá àyíwá súnmọ́ kí ló fẹ́ àwọn ogun bọ̀ lẹ́yìn anẹ́bù wa gùn bìkan tó galo anẹ́bù wa ké àwọn èèyàn wa súnmọ́ nẹ́bì gbàtọ́lọ ní pé wa andir ashirotaka al-aqrabin bó ṣe dé anẹ́bì sọ fún sallallahu pé ṣe ti má sọ fún yín pé lẹ́yìn àpáta makai makade wa surrounded by wọn àpáta ńláńlá ni sí lẹ́yìn àpáta tẹ́ ń wò yìí ti má sọ fún yín báyìí pé àwọn ogun kan wà ń bẹ kí lẹ́sọ̀ wọ́n ni àà olódodo la sí àgbà olódodo bẹ́ẹ̀ náà ni ó ní èmi lòdí sí ọlọ́run ọba tọ́lọ̀ bá rán sí yín tí mo ń kìlọ̀ fún yín nípa ìyà ọlọ́run ọba tí ń bọ̀ wá gbogbo wọn dákẹ́ tó gbọ́n pòlòdò ọmọ pòlòdòdò yìí là nẹ́bí sallallahu alaihi wasallam kò ní parọ́ eléyìí ń ṣe tí ma ń parọ́ kò tí ẹ̀ lè parọ́ kò mọ́rọ́ pagẹ́ àmọ́ kí wà ní Muhammad bí bàtẹ́ bá ní kò ní dá fún ọ Muhammad yìí kò ní àà alhada jama'ata na ṣe n tó tó kẹ́kọ́ wájọ lílé bóníkàlùkù sí fánká ní bóhùn sí dagubin ẹgbùn ti ẹni so wọ́n mọ̀ hátà ìgbà tí ọlọ́wọ́ bá kí náà ń pè tí Ànábì bá ń sọ fún sallallahu tàbá ń ka ń pa nǹkan tó ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti ń ka ọ̀rọ̀ nípa àwọn in hiya illa sayhatan wahida ẹ̀rù mọ́ ń bà ọkùn fáàrí mọ́ ń sá lọ gbàmí ọmọ ìsọ́mọ̀ pé ọkùnrin yìí ń parọ́ fa ọkùnrin yìí ń parọ́ o kó wà di pé màláíkà tó ní ó sọ̀kalẹ̀ tí wà fìyà jẹwa yìí yóò tún wá fìyà yìí jẹwa so arafnahu wa alafnahu wọ́n jà sí bá nàbí sallallahu alaihi wasallam sí dénìyẹ wọ́n ni já al'amin já al'amin ah, ọkàn wá ti balẹ̀ olùfọkàntán ẹni tí ò ní sàbùsí wá ti dé anábi débẹ̀ sallallahu alaihi wasallam anábi wá ní gbogbo ọkàn mú aṣọ gbogbo àwọn olórí olórí kọbáìl olórí olórí àwọn ẹ̀ eh, tíráìbù kọ̀kan wọ́n mú aṣọ ilé ànábì wa mú alhajar aswad ó wá fi sí mọ́dé rẹ̀ bọ́n sì parí ìjànjọ́ lọ́dún tàà wí ni ọ̀rọ̀ bó sì rọra kéré tó ń pẹ́ta ní ó gbé òkúta alhajar aswad sáyé rẹ̀ ó ma ń jẹ́ táwọn yẹn ma ń torí ẹ para wọn fógun ọdún tó ma bára wọn jalọ́ tó ma àwọn òrẹ́yàn gbà ah gbogbo ọ̀rọ̀ tánàbí wọn sọ sallallahu alaihi wasallam bí sẹ́jọ́ dòdò ni mélòó mélòó àwọn èèyàn pé ìwọ ayébítọ́ ti kú nìyí wọ̀lẹ́ kò kọjá bẹ̀ níbi ogun Badr ká tó bẹ̀rẹ̀ ogun Badr ànábì wa lọ ayébítọ́ ti dágun yẹn ànábì wa náwọ́ sí pé ibi tí Umayya bin Khalaf ti kú nìyí ibi tí Amr bin Hisham Abu Jahl níbi tí ó ti kú nìyí ibi tí kìníkọ ti kú nìyí ibi tí ẹnìkan ti kú wà wọ́n kò séyí kanú wọn tó yẹ ayẹyẹ kò anybody kò ibi tánàbí lọ wọ́n sí gẹ́gẹ́gẹ́ ni ó ní ọkà tẹ́nìkan jagun wọ́n jagun pẹ̀ pẹ̀lú ọkù fàárì ọkù kan bọ́sà ara kèfèrí ó ń pàgbọ́n dànù àwọn sọ àwọn sọfánà pé eh ọkùnrin ìkínà gẹ́gẹ́gẹ́ alẹ́bìnrin wà húwà min alin nar ọmọ nẹ́lẹ̀ wò à ah! ẹni tí ń jagun tó bà ọmọ nẹ́ ni kò já nítorí ọlọ́wọ́ bá yẹrọ nípa gbàtọ́ ayá ìkanáà sọ àbálùgbà ah, ọmọ nẹ́ ni bó kò dáútà nẹ́bì sallallahu alaihi wasallam ó wá ń tàtàbá ọkùnrin gbàtókàn ẹbọ́ kan gbọ́kùnrin yìí àwọn kèfèrí wọ́n á ṣe léṣe ó kàn jákàn múná báyìí ó gbé ìdàkalẹ̀ báyìí ó kàn gọ́ra rẹ̀ ni bó ṣe ń sábọ́ nìyẹn ó ní ashhadu anna muhannaka rasulullah ó ń pàpà ó ti kọ́kọ́ gbà tẹ́lẹ̀ ó tún wọ́n pé ànábì òjíṣẹ́ Ọlọ́run bá ní ọlọ́tọ́ nítorí tó bá pa rẹ̀ yóò máa fi kí ní ẹ̀nà pa rẹ̀ lọ títí yamọ́lìkì yamọ́lì àníyànjọ́ ìpẹ̀ ilé ìkòsí nítorí níbi ọgọ́zùwà táwọn mùsùlùmí kọ́kọ́ ṣe lórí omi ibi ogun yẹn ni wọ́n ti dákẹ́ ibẹ̀ ló ti ṣubú ibi ogun yẹn ni wọ́n lọ tóbìnrin ti ṣubú lórí ẹsẹ̀ ẹ̀kú síbẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn tó ṣe pé báyìí ni ó ṣẹlẹ̀ ilé báyìí ni ó ṣẹlẹ̀ tó bá jẹ́ kàzá tó bá jókòó rọ́ ni wàláhì kò sí kò sí àwọn kí ní yóò fèrè àwọn ìròsì ugọ̀ tó bá wọ́n pàdàkẹ́ yọ́rọ́ nílé yìí ń pa mélòó mélòó àwọn tán pèrè àwọn lójíṣẹ́ ọlọ́wọ́ bá tí wọ́n sọ nǹkan rẹ̀dàrẹ̀dá ẹ wò kí náà ń pè ànábì àwọn ahmadiyya gulam ahmad gulam ahmad fẹ́ fẹ́ obìnrin kan ó nífẹ́ obìnrin gan obìnrin tí lẹ́n tó fẹ́ fẹ́ àwọn ní kò gbúdọ̀ fẹ́ ìwọ ló gbúdọ̀ fẹ́ ìwọ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run bí èyàn ṣe lóhun ògbà ní ẹ bó ṣe prophesize ní ẹ pé obìnrin yìí àti ọkọ rẹ̀ wọ́n máa kú níjọ́ báyìí eventually Gulam Ahmad padà kú síwájú wọn ó kú sí wọn àwọn yẹn wá pẹ́pẹ́pẹ́pẹ́ láyé ó pọ̀ bẹ́ẹ̀ inú tọ́lẹ̀tì ló kú sí kọ́lẹ́rà ló pàdánù wọn ànábì ọlọ́run jẹ pẹ̀rẹ̀ rẹ̀ ni ànábì ọlọ́run táwọn British <laughs> tí wọ́n gbé dìde tó wọ́n náà sẹ́bọ̀ tẹ́bọ̀ náà ké Britain ló gbé dìde fa ó kò pàmọ́fà nísìnkú àrẹ̀lá ànábì ọlọ́run wọ́n náà ké Britain láti lè pín India ń gbáyìn àti Pakistan láti lè nítorí àwọn mùsùlùmí ó yẹ̀ wọn ògbòlẹ́ tó ń dìde against the British Empire ẹ̀dá wà láìsìn ilẹ̀ ìṣẹ́wọ̀n láàrin elépe rẹ̀ lánàbí wọ́n bọ́ sẹ́gbẹ́ kan báyìí so bọ́ bá jẹ́ Ahmadiyya ó ń ṣe mùsùlùmí kò ó lè jẹ́ mùsùlùmí so kẹzàdà rajul kẹzàb ọ́ so ibá yẹn ẹ̀bí so anib Muhammad sallallahu alaihi wasallam kò sí iyèméjì nípa ìjánabí rẹ̀ kò sí iyèméjì nípa ìjólódodo rẹ̀ wallahu ya'lam ayna yaj'alu risalata ọlọ́run mọ̀bí tí ma ń gbé risala ọlọ́run mọ̀bí tí ma ń gbé iṣẹ́ rẹ̀ sínà lọ́lọ́run fi dá nabi sallallahu alaihi wa alihi wasallam thumma taba allahu qissata maryam at-tahur wa ibnaha isa abdullah wa rasulahu sallallahu alaihi wasallam ala nabiyyina wa sa'iril anbiya wa sallama tasliman kathiran faqala ọlọ́run lẹ́yìn àti àti Isa alayhis salam àti annabi sallallahu alaihi wasallam àtàwọn òjíṣẹ́ yòókù ẹwọ tọ́lọ̀n sọ idh qalatil malaikatu ya Maryam nígbàtí malaika tán lọ sọ fún Maryam wípé inna Allaha yubashiruka bi kalimatin minhu ismuhu almasihu Isa ibn Maryam ọlọ́ba ń Isa ibn Maryam Isa kí ń sọlọ́un Eh, like masih kìí sọ́lọ́run agagagara ló jẹ́ pé inú Islam masih messiah ni Jesus kò mean anything kódà masihu mi tó wà gan masihu dajjal <laughs> dajjal messiah lòun náà kò mean anything title ni ibn Maryam wajihan fi duniya wal akhirah yóò jẹ ẹni yìí láyé àti láti kìyàmà wa minal muqarrabin a ah, tó bá di ẹ̀yìn nínú àwọn tí súnmọ́ Ọlọ́run Ọba ni ànábì Ìsá wà oní Jésù wà ipò Jésù ní nínú Islamu èyí táwà nífẹ̀ẹ́ tọkàntọkàn tẹ̀mítẹ̀mí ni ìwọ́n ni wọ́n kórìíra Muhammad wọ́n lọ kórìíra Muhammad sallallahu alaihi wasallam ànímọ̀ wọ́n rí sẹ̀yàmọ̀lì kìyàmà ọkàn rá nàbí Muhammad yẹ pẹ̀lú Jésù báyìí ni àà ah, sọ ọmọ ìyálẹ̀ méjì wà lọ́mọ̀ ya pọ́nbélé ni wọ́n ọmọ ya pọ́nbélé ni wọ́n gbàtánàbí ṣe Isra wal Mi'raj anábi pàdé anábi Isa ní sánmẹ̀lẹ̀ kẹta bí láàpẹ̀lẹ̀ kẹta náà ni a Isa ní marhaban bí akhin wa nabi àkábọ̀ ọmọ ìyá mi brọ́dà mi a bí àbúrò bí àkábọ̀ ọmọ ìyá mi wa nabi àti anábi àmá búrò tó ju àwọn yòókù lọ làwọn <laughs> àbúrò tó ju bàbá lọ ìgbà Eh, ìwọ ọmọ mi àtànẹ́bì ibnu ọmọ ànẹ́bì because ànẹ́bì wa Muhammad sallallahu ọmọ Ibrahim alayhi salam because jaddu wọn ni al'ala bàbá bàbá bàbá bàbá so ọmọ náà jẹ́ sí wọn àmá ipò ànẹ́bì ju gbogbo lọ tẹ́yẹn everybody sallallahu alaihi wa alihi wasallam so wa yukallimu an-nasa fil mahad wa min as-salihin Ọlọ́run ni Isa ọmọ báwọn yẹn sọ̀rọ̀ lọ́mọ ọwọ́ ọ̀nkẹ́yìn ò tún sún tó mọ́ wá ó báwọn yẹn sọ̀rọ̀ lọ́mọ ọwọ́ nínú àwọn tí wọ́n dẹ̀ jẹ́ ní rí lànàbì Isa wà qalat rabbi anna yakunu li waladun wa lam yamsasni basharun Maryam wọ́n sọ pé ah, bọ́ọ̀lọ́hun wọ́n sọ fún màláíkà màláíkà ẹni máa bímọ bó máa ṣe bímọ tọ́kùnrin kan ò sì fọwọ́ kàn mérí ọkùnrin kan ò ní báyìí pé ah, ọbí ọbí mọ́ yóò kọ́ wọ́n pé eh ṣé ti bọ̀dákiní ni àbí ti bọ̀dákiní kò lè ká ọkùnrin tó ti fọwọ́kàn láyé ọmọ ọmọdún mélòó ọmọ mi ò tí tó 16 kì tí tó 15 kò lè ká ọkùnrin tó ti súnmọ́ àwọn òbí sì yájúlẹ̀ wọ́n ń wò báyìí ojú wọn kàn yájú rẹ̀ gẹ̀dẹ̀lẹ̀ wọ́n wọ́n mọ̀ ẹ káyọ àwọn ẹmà bàjẹ́ dànù sínú bá ní táwọn òbí ń fẹ́ nìyẹn yóò padà rí boyfriend kan tó mọ̀ kó wálé fáwọn ikú wò láákàí àwọn èèyàn bí ọmọ wọn bí ọmọ sí bí ẹ̀sìn pé ọmọ yìí mo fẹ́ fi sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ni àwọn òpìá bóò ní ṣe bí mọ́ ẹnìkan ò fọwọ́kàn mérí èmi èyí sọ ránú ẹnìkan ò súnmọ́ mérí wọ́n ni qala kadhalika bẹ́ẹ̀ náà àánú bẹ́ẹ̀ mọ́wọ̀rí bọ́lọ̀ ṣe mọ́ndá tó bá fẹ́ nìyẹn tọ́lọ̀ bá ti fẹ́ ṣe nǹkan yóò kàn ní rí bẹ́ẹ̀ yóò dẹ̀ mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ọya ṣẹlẹ̀ tó bá gbọ́lọ̀ abẹ́yá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yóò dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wa yu'allimuhu al-kitaba wal-hikma wat-tawrata wal ọlọ́wọ́kọ̀ wọn ní Tawrat àti Injil ló fi jẹ́ wípé Tawrat àti Injil Tọ́ra ní ìwé àwọn tó ti kọjá èyí tọ́lọ̀ fún Moses àtàwọn prophet yóò before Jesus Jesus ò wá láti wá dáa àti kàmbí jò nínà ikú wà New Testament gánà bóyá nínú mati wípé Jésù ni ẹmọ́ rò bóyá mo wá láti wá pa òfin tíwájú rẹ̀ o mi ò wá pa tíwájú rẹ̀ o mo wá mo ni ṣe báyìí àbí so gbogbo jẹ́ pé tẹbáníkẹ wo eh, mẹ́sẹ̀jì Jesus ó ní ṣe pẹ̀lú pé ó ṣiṣẹ́ man amila salihan ni illa alladhina amanu wa amilu solihat ó nígbàgbọ́ ó wà ṣiṣẹ́ olóore Paul dé Paul ní pé rárá kò sí ètò kò nídìíṣẹ́ sáàtì nínú ọkàn rẹ ipé Jésù Kristi kìnnìkà kìnnìkà ó ti tán wọ́n ẹnìkan ṣe zìnà ń jọ kan Paul wá ní pé ẹni tí ò bá lẹ́ṣẹ̀ kó lẹ̀ lókò ẹni tó bá kún wò sẹ́lọ́n rí kólẹ̀ lókù ẹwọ ẹwọ ẹni bífá wọ́nàs ó wà nínú òfin pẹ́ni tó bá ṣe zìnà hátà nínú bíbélì òkò ní ẹlẹ̀ lókù pa ẹni tó bá ṣe homosexualism ọkùnrin àtọkùnrin súnmọ́ra obìnrin àtobìnrin súnmọ́ra ẹlẹ̀ lókù olú jẹ́ pé bẹ́jẹ́ kí n sáré mention point kan bíbí ẹwà wọ́ndà pé kí ló ṣẹlẹ̀ ọtí bó ṣe kílẹ̀ tó fi mọ́tíṣàtí mọ́mà mọ́ para ní ẹwọ̀rùn sọ lè soribú àwọn mọ́ soribú tó pọ̀jù ṣẹ́gun tó mọ́ ń fà o ní pé kí ló padà ṣẹlẹ̀ dé pé gbogbo àwọn olóhàn kèfèrí tó ṣe pé Christianity gan lóhun rí lẹ́m̀bẹ̀ bí US UK bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Sweden Canada kí ló tó ṣe kébẹ̀ náà láti ń gbọ́ pé ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin ń fẹ́ra wọn ní ìsìn báyìí láwọn olú kan bẹ ọlẹ́ fẹ́ ajá bẹ́ẹ̀ ni àdáda kódà wọ́n ti ń fẹ́ AI bẹ́ẹ̀ ni ChatGPT ẹni wọ́n ṣe wẹ́dì láìpẹ́ náà pẹ̀lú ChatGPT <laughs> wallahi à owó burúkú kí ló ń sọ yìí àti wà wíńdọ́ àwọn ìwòsìn nílà káyà rẹ̀ ó lè sáyé mọ́ sọ kọ́mà pé àwọn fẹ́ ChatGPT ẹ̀lú ẹgbẹ̀lọ police station pé ẹ bá wá fìyà jẹ ọkùnrin orí ìlú pé kí ọ ló fàá tẹbánikẹ̀ wó dáadáa wọn ni pé ṣe rí kíyàn fi àyè gbẹ̀gbẹ̀kúgbà ní ẹ̀sìn ló fà wà ílá láwọn àgbà tó ti kọjá hátà christianity gan wọn fà ìgbọ̀gbọ̀n kí Europe àtàwọn western nations wọ́n máa ń pa sodium papọ̀ mọ́ ammonia tó ammonia sulfate bóòlò ṣe ẹ́yìn bóòlò ṣe ṣe tó wá ń fọ́mù bọ́bù bóòlò ṣe bọ́bù yẹn bóòlò ṣe dànkẹ́ sínú litmus paper tó wá ṣe báyìí onídẹ́lọ́gbùdọ̀ jẹ́ ẹrọpa wọ́n ma ń lẹ́ communism náà gbà yẹn wọ́n ma ń pa onídẹ́ wọ́n ma ń pa àwọn àjẹ́ àwọn witch àtàwọn wizards àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn hudud capital punishment ẹni tó bá fẹ̀sìn ilẹ̀ wọ́n ń pa wọ́n dẹ̀ ń ja ogun ẹ̀sìn crusade in tán pé crusade crusade táwọn èèyàn ń ṣe ní ẹ̀sìn táwọn lọ pa wọn ṣe seven days crusade tí wọ́n mùsùlùmí náà ń ganu síbẹ̀ in tán pè ń kú sédì ń pìlẹ̀ ogun ẹ̀sìn náà ń pè bẹ́ẹ̀ ká jagun ẹ̀sìn ẹ lọ pa ogun wọn dànù kódà tó fi máa wọn christians náà tí mo bá kí ń ṣe trinitarians tán jẹ́ unitarians àá pípa ni wọ́n o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ̀ létà wọ́n padà záàbà náhwàlẹ̀ hilal wọ́n padà wọ́ like wọ́n pé ẹfẹ̀ sílẹ̀ ìgbà tó padà rebel against the church pope tó wà ní vatican yẹn òun ló lọ́gbà tún gbogbo christian world nígbà yẹn tí pope bó ṣe bí vatican ṣe wà yẹn tó bá sọ̀rọ̀ nígbà yẹn pé nǹkan báyìí ọba england yóò wá ọba wales yóò wá ọba ireland yóò wá ọba switzerland yóò wá gbogbo àwọn ọba ìlú àwọn kèfèrí ọba england france belgium àwọn major christian state ni ẹ germany bẹ́ẹ̀ni àwọn major christian state nígbà yẹn nìyẹn ẹ̀ eh, madúgbù se tán lead against the Philistine against the Palestine against the Syria against àwọn ilẹ̀ musulmi ni tó ge. agbára gẹ́ raise more than 500,000 soldiers ẹlọ gba Palestine padà lọ́wọ́ àwọn musulmi pàápàá lo Jerusalem because àwọn náà believe pé Jerusalem wo àwọn ní right síbẹ̀ ṣùgbà tó yá àwọn padà di pé to pa àwọn church náà ń sábòsí church ló rúlùgbà yẹn church ń sábòsí tó ní gbogbo gbàtà ń sọ yẹn ní church wọ́n ń fẹ́ ọmọ ọdún mẹ́fà tẹ́lìbòdò dẹ̀ síbí sí anything mílù mílù àwọn church fathers àwọn popes àtàwọn kings eh, kí náà pé Isabella France àti king bó ti gbàgbé ọkọ̀ king ìbẹ́ king Richard ní Wales 12 years àbí 8 ni Isabella wà tí ọba yẹn fífẹ́ àwọn kí ni ẹ̀wọ́n náà kò sí anything ìgbà yẹn so a kind of like ipe èyàn sì ń dúó ti pé rá ẹ̀ ń tẹ̀lé báìbù yẹn ó sì wà lára wọn a máa àbòsí pọ̀ mẹ́ because báìbù tẹ́ ń tẹ̀lé ẹni àbòsí ti wọ́ látọ̀dọ̀ àwọn tí wọ́n ti kọ́kọ́ bá wọn kọ́ láti lẹ̀ almuhim ni pé later àwọn yẹn padà dìde against the church ìgbà yẹn ni secularism bẹ̀rẹ̀ al-almaniya faslu din ani daula ká ní pé ó dá gbà tí àwọn yẹn wá dìde a ní àfẹ́ kí church rúlu àmọ́ àfẹ́ mọ́ ẹbọ́sẹ́gbẹ́ kan àfẹ́ mọ́ rúlu ara wa ní ibẹ̀ ni democracy dìde government of the people by the people for the people èyàn ni ó jẹ ọlọ́run èyàn náà ni ó máa ṣòfin òun náà lọ́lọ́run tí ó máa ṣòfin fúnra rẹ̀ wákàtí ọlọ́lù ẹkó ṣòfin tí ó ń tó ẹ̀ṣẹ̀lẹ̀ ní kí bóò ló sí pàwọn olú ẹ̀lú padà wá di rẹ̀ dẹ́mọ̀síwà lẹ́ni image ní 1807 kó 18s tún nìyẹn ó 20s láwàá some 200 300 years ago wọ́n mọ́ ń gbóra kẹlẹ̀ báyìí ní England bẹ́ẹ̀ni wọ́n mọ́ ń bóra kanlẹ̀ obìnrin débi pé verse ń bẹnu bíbélì wípé obìnrin gbọ́dọ̀ borí rẹ̀ obìnrin tí ò bá borí rẹ̀ kó lọ fá bọ́ṣùpá bíbélì yẹn lọ fọ́ ó gbọ́dọ̀ borí ọ ní borí nìkín wọ́lẹ̀ tó bá ráhùn obìnrin báyìí ọrọ̀ bí a ṣe muslim ni wọ́n ni ṣe ni wọ́n but ó di pé eh, kí náà pé liberal liberalism secularism eh, kò ọkàn ìgbàgbọ́ wà ìgbàwó ẹfẹ̀sìsẹ́gbẹ́ kan kìíní kan am I be a Muslim it does not mean it does not mean bó ṣe bí ó does not mean bó ṣe padà dínrẹ̀ dangadan ni ẹ̀dẹ́gbọ́n padà ń fẹ́ à ń takò gbọ́n kan tó wà ní bíbélì wọn gẹ̀nà irú ẹ̀ ló ti wá ń ṣẹlẹ̀ sáà Mùsùlùmí lé ní iná sẹ́ẹ̀dẹ̀mọ́nú àwọn ọ̀nà tọ́kọ́ lò ní o ní pé kẹ́nìbọ̀dí mọ́sọ̀kọ̀ pẹ́ ní bọ̀dí mọ́ mọ́sọ̀ pẹ́ ní kò rí sí kò kàwọ́ mọ́ sí ti ẹlọ láyé kí ló tẹ́nì kò fi ní rí sí gbogbo ẹ̀sìn tó wá gan wá ń sọ fáwọn ìpẹ́ ní kò rí sí ni gbogbo àwọn nẹ́bí ọlọ́ọ̀bá tó bá ikú bí àwọn èèyàn rí se ní ànábì ò ní wákọ́ àwọn sọfánà ipé wọn rí se náà ṣe wọ́n rí se láyé ló lọ́lọ́run rán náà sí wọn pé kọlọ sọ fún wọn ò rí se náà ní náà kí ló tọ́lọ̀ fi rán Abraham táwọn yẹn rẹ bá ń rí se kí ló tọ́lọ̀ fi rán Moses táwọn yẹn rẹ bá ń rí se nínú tó ma fi ń bẹ̀ ìsìn jẹ́jù láyé nìyẹn because ọmọ pé kí ẹmọ sọ̀rọ̀ lójoojúmọ́ báyìí pé nǹkan bá yọ̀dá nǹkan bá yọ̀dá àwọn tí wọ́n gbọ́ gbọ́ ẹ̀sìn yóò wà preserved àwọn tó ní kálùkù bá ti dákẹ́ ẹ̀sìn yóò bàjẹ́ lọ́fìrí ní ìsìn báyìí CAC olè lóun fẹ́ ṣe rọ́dù fún redeem redeem olè ṣe rọ́dù fún winners winners olè ṣe rọ́dù fún kọ́sà gbogbo ọjọ́ oníkálùkù ẹ̀dì katamaki mú oníkálùkù mọ̀ sí tó wù ẹwọ gbogbo ẹ̀sìn wá corrupt intervention Islam dà nìyẹn ẹ àmọ́ búyẹ̀ kò sẹ́ni tí ń búyẹ̀ òdodo ọ̀rọ̀ yí ma ń dàbí wípé kíní kò sẹ́ni bọ̀ tí ń bú anybody òdodo ọ̀rọ̀ yí gbọ́dọ̀ sọ́ni ní ìsìn báyìí àti wá láwọn muslims ṣe ẹ̀mẹ́ liberal muslims bẹ́ẹ̀ni kúrò àtàn identify as liberal kí ní ṣùgbọ́n liberal muslims i will be a muslim but I, i do not need to follow the commandment of Allah bẹ́ẹ̀ni and i'm a muslim mi ò dẹ̀ follow any commandment of allah mi ò dẹ̀ ní jìnà any haram any haram so kò mean kò mean my islam is in my heart and you can never judge me you can never judge me what do you mean bọ́ ṣe máa ń bẹ̀sì jẹ́ ní ẹ̀ oníṣẹ́ tó gba àwọn oníbídà yẹn ṣe ẹ̀ fọ́nikálùkù lẹ́ẹ̀kọ́ máa ṣe tí ẹ̀ máa sọ pé mi ò rí ṣe èmi náà ní sọ pé wọ́n náà ò rí ṣe ànẹ́bì yìí dé láti wá sọ fáwọn èèyàn pé wọn ò rí ṣe ẹn àṣípálàṣẹ́ jùlọ ànẹ́bì náà jẹ́ tó ránẹ́bì ń ké fódí 20 years pé alẹ́ rí ṣe báyìí lẹ́ṣẹ̀ ṣe ba gbogbo àwọn ẹ̀sìn yẹn jẹ́ tó bá ti wá ń bàjẹ́ ọlọ́gbogbo jíṣẹ́ mìdìdé ẹ jẹ́ kí wọ́n fún yín ní òwò wọ́n ní pé ṣe rí islam kò sí wọ́n ṣe lè gbógun ti ojú ọ̀nà nẹ́bì tó lọ tààràtà yí tó jòdòdó yí tó yóò mọ̀ ṣẹ́kù kí nìdí àwọn nígbàgbọ́ náà nẹ́bà muhammad sallallahu alaihi wasallam anẹ́bì pé la tazalu ta'ifatun min ummati ala al-haqqi mansurin la yadurruhum man khadalahum wala man khalafahum hatta ya'ti amrullah wa hum ala dhalik anẹ́bì sọ fún wa sallallahu alaihi wasallam pé àwọn nǹkan ò àwọn tó máa dalẹ̀ wọn kò ní àfẹ́kti wọn àwọn tó bá ń takò wọn wọn kò ní àfẹ́kti wọn títí tí àṣẹ ọlọ́wọ́ ó fi dé níbi àrùwà yá ti mi títí tí àwọn ènìyàn ìgbẹ̀yìn wọn tí wọ́n fi jà pẹ̀lú ànábì Isa against Dajjal àtàwọn ọmọ ogun rẹ̀ ìtù ẹni pàwọn ọmọ ogun ànábì Isa ni wọ́n wà àwọn ọmọ ogun Dajjal àwọn oníbídà àwọn ogun Dajjal àwọn oníbídà àwọn ó tò sẹ́yìn àtàwọn tí wọ́n tẹ̀ kí ṣe musulmi ara àwọn kùfàr àwọn tí wọ́n dó thabitin ala sunna lórí ọ̀nà nígbà Muhammad sallallahu alaihi wasallam yẹ àtàwọn sahaba àwọn náà ni wọ́n ma tẹ́kù sẹ́kù sẹ́kù títí tí Isa bá dé because Isa náà kò nílò òfin ìfẹ́nú òfin ta ní ó lò ànígbà Muhammad ẹ pé yóò ti báwọn kan báwọn àwọn kẹtù ọ̀rẹ́dẹ̀ ń lò fi ànẹ́bì gan kí Isa tó dé and Isa ó dé sí wọn láàrin báyìí wọ́n jọ jà pẹ̀lú Dajjal àti gbogbo àwọn ọ̀tá Islam tẹ̀yẹn so kí ní èlé o jẹ́ pé èyàn gbọ́dọ̀ dákẹ́ lórí ìmọ̀ ṣàlàyé òdodo tẹ́nìkan bá ti ń kọ́ àwọn ọ̀rọ̀ àwọn alkelimat bá bọ̀rọ̀kọ̀ àwọn ọ̀rọ̀ tó dùn tí ń taná ẹn you know tolerance tolerance ò kí ń ṣe pé kí n mọ́ that is foolishness that is stupidity èyàn rá burú tó ń ṣẹlẹ̀ ní ìsinmi tẹ́ má ní kẹ́ fi àbújó bàjẹ́ tẹ́ yẹn ah, ok ẹ ṣe ẹ ṣe wà tolerance fáwọn olè àti bandit ẹ ṣe wà tolerance fáwọn bandit náà ẹ tolerance ìbéyẹ̀ làwọn náà wọ́n wọ́n tán jẹ nínú àìjá ní tolerance fáwọn náà gbaná ń kálùkù ní àà ah, wọ́n ń sàbúrú ní ẹni tó fẹ́ banditi lọ náà ah banditi yóò dé yóò kọ lówó yóò kidnap ẹ yóò ní kan san kíní kan mílíọ̀n tó bá sanwó release ẹ so rẹ́lẹ̀ yóò kidnap alìkìyàmọ̀ rẹ yóò àwọn ashabul jahim nínú àwọn tí wọ́n ṣe gbére nínú lọ́ti bára rẹ náà táà banditi ẹ̀sìn bá mú ọ so ẹ̀ eh, lè wà tolerant so ẹ̀yìn eh, eh, ká wò ó wá láwọn bòmí wọ́n wà tolerant pẹ̀lú àwọn nǹkan yìí náà ó ti bàjẹ́ tẹ́yẹn ní ìsinmi ọ̀ madúrẹ̀ tí wọ́n pa ní US lójúmọ́ ni ẹnìkan pààyàn ẹn probably like his senses kíní kan làákàyè rẹ̀ ṣe kíní kan nìkan ìgbà tí làákàyè rẹ̀ yẹ̀ tó fi pààyàn yẹn làákàyè tí iná gbọdọ̀ yẹ̀ tẹ́yìn ò fi pa ni ẹn tí làákàyè Yorùbá pé kó wá pààyàn lókù làákàyè tèmi náà ní pé kí mi náà lè bá ah kí ló ń sọ yìí ẹ wo àwọn Islam ẹ compare sí in a single night ilẹ̀ ilẹ̀ nílò mẹ́ lọ́wọ́ adúrà àwọn lọ́wọ́ statistics lọ́wọ́ àwọn tó ti pamọ́ jùmọ́ wo èyí tó ṣẹlẹ̀ ń jò ní Sweden a méjì ìmọ́ tó kàn tásí wọn lẹ́jẹ̀ tásí wọn lọ́pọ̀lọ́ ni o bàbá àtọmọ bàbá 50 ọmọ 24 years ọmọ 25 wọ́n sì kó rifles àwọn ọ̀bánlá gbogbo wọ́n sì lódò ọ̀tá sí wọ́n sì bọ́ síbi táwọn jíù ti ń sọdún kẹ́ẹ̀kẹ́ wọ́n sì ń kẹ́ wọ́n bẹ̀lọ bẹ́ẹ̀ ni ìyẹn ṣẹlẹ̀ last week last week ló ṣẹlẹ̀ ọkẹ́rin ah, ó kà lọ́dà yẹn pọ̀ báyìí ẹlápàá wọ́n díẹ̀ jàrí ó kàn lè wò bí ó sún ní kálùkù free àti ṣe tó wùgbà kí ni freedom why you say I should not do what I want freedom gbogbo freedom freedom freedom freedom ẹwùn tó sì padà sọ́wọ́n dá ó padà sọ́wọ́n di ẹranko ẹ̀mí ò balẹ̀ mọ́ ọkọ̀ balẹ̀ mọ́ more than 20 kìnnì náà ok rẹ̀ kan ní bí i 15 people have been confirmed dead 20 at least and they wọ́n ní ìrìlì wọ́n ní fún gbogbo nọ́mbà náà 15 people have been confirmed dead more than 20 kìní kan wà lọ́sítù in critical conditions ọkù ẹwà mọ̀ wó ọkùnrin musulmi kan ahmad al-ahmad ọmọ syria ni refugee ni inú àtógún lékún syria wá sí ibẹ̀ ẹni òun ló footage, sálúsà video, fútéjì ẹwà fídíò wà òun ló sápamọ́ sẹ́yìn mọ́tò bí tí gáyẹ̀ ti ń yìnbọn òun ni ò bẹ̀rù ẹwọ islam gáyẹ̀ tó bá yẹ̀ tẹ̀ rí na. yìnbọn náà gbogbo pà kó ń ríṣkẹ̀ ó ríṣkẹ̀ òun sáré lọ fò mọ́kan ní wọn tó gbàbọ̀ lọ́wẹ́ àìjẹ́bẹ̀ casualties yóò bá àìgàn ká ọlọ́pàá tó dìbà náà ọlọ́pàá pẹ́kẹ́ tó dé náà wọ́n ti pàwọn èèyàn lọ́bí rẹ̀ bí ẹni ọdún táwọn jù láwọn ṣe oníkálùkù ti fọ́n dànù báyìí ṣe ń fọ́n lọ bẹ́ẹ̀ ṣe ń tajẹ́ tó pa pa à ó ń tajẹ́ tó lọ́bàá bí géèmù ni <laughs> láì ṣe GTA ṣe n tó gbà àwọn àfáàrù ìtọ́sọ ẹni àwọn GTA Vice City ọkìnrin ọ̀rìn nìkan Liberty City gbogbo àwọn kìnìyàn ní kíyàn mọ́ play game gangster ma lọ ma lọ gbàǹkanrú èè eh, eh, gbọ̀kadà ọlọ́kadà fọ́lé onílé wọ́n tún fọmíṣẹ̀ kọlọ fọ́ báǹkì lọ gbé mọ́tò mọ́tò ọtún gbé mọ́tò ọlọ́pàá ewu àwọn àgbákùtọ́ fi ń kọ́ àwọn ọmọ gbogbo ìlú yẹn náà gbà láwọn kíní ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fún yàmútẹ́fẹ́ ṣe ni in tí ò yẹ wọn pé ayé kìí ṣe bí tí ẹ̀ ti máa ń fùfí desire èèyàn ṣẹ́gbẹ́ oníkálùkù fẹ́ fulfill desire ẹ̀ ṣẹ́gbẹ́ ṣe wà àwọn gẹ́ẹ̀sẹ̀ ẹ má wà surprise ó lè jẹ́ kó kàn wùjọ kan pé ó kàn sí bí kí máa pààyàn ó mọ̀ ní sí ah, <laughs> ẹ̀mẹ́ kí kàn máa pààyàn ó sì níbanlé wọ́n nígbà yẹn báyìí bàbá ó wà license ìbọn mẹ́fà officially government ó ní license ìbọn mẹ́fà àwọn náà ń ṣe wọ́n confirm lọ sáwọn ọ̀bọ̀ tó yẹn sí èyí tó ní license ẹ̀ ni àbí èyí tó ní license ẹ̀ probably èyí tó tó ní license ẹ̀ ni wọ́n lè mọ́ padà pa eh no eh probably eh no ó lè gba well only ní license well bóyá mental ó <laughs> lọ bí ó ní mental disorder ńgbà yẹn no bóyá wà depressed ẹ mọ̀ ìyẹn máa wà depressed ńgbà mi àwọn tán ti wá lọ sali kiyama yẹn ko sáwọn wà depressed ba wọn ẹ wo nke nínú Islam il tí lè like bá ṣubọ̀ like ọba pààyàn láàrin nílùú ìjọba tán ti nílò ìjọba Islam òbí Saudiya tí lè ní bá súbọ̀ àmọ̀dúpẹ́ ilẹ̀ súlé ní àrí tí kílẹ̀ ọ̀lá tó mọ́ wọ́n ti pa kílẹ̀ ọ̀lá tó mọ́ in tó súnmọ́ jù ní pé wọ́n ti gbàlì kíyàmà lọ kí ló ń sọ̀rọ̀ oníkálùkù ó smart gan pé eh má jẹ́ ń pa yẹn lọ́fi pé kéèsì yẹn pé àwọn èèyàn ń pa yẹn ó kéré gan bẹ̀ yẹn there was in a week lọ́kàn rí mi randomly ka wọ́n náà pààyàn kan sáájú ní pé ó pààyàn gbogbo kòkín lọ́bẹ̀ pàódà nù ní níbẹ̀ yẹn kìníkà kìníkà ìgbàwo èyàn tó pa Charles Kirk Honda wọ́n lè ní pé kìníkà kìníkà ó lè di after 30 years kan tó dájú ẹ̀ after 30 years kìníkà kìníkà wọ́n sì wádìí lọ́wọ́ só ló pa tó ń ti pé footage wà pọ́n ló ṣútẹ o ó sì ó sì ẹ prove it beyond reasonable doubt lẹ́yìn àtẹ́ ti rí pọ́n ló pa tán wọ́n tún gbà lọ́yà yóò gbà lọ́yà bó ṣe wà yẹn bẹ́ẹ̀ni wọ́n tó pa bẹ́ẹ̀ni wọ́n gbà lọ́yà fún ògbùrọ̀ kódà tí wọ́n gbà lọ́yà wọ́n gbà lọ́yà fún ìyẹn ní mọ̀ defend yẹ ipe no bóyá kìníkà ó lè padà bá rí bí ohun sínú òfin bẹ̀yẹn bó ṣe páyẹn ṣẹ̀pín tó ṣẹlẹ̀ ní wípé kí ló tà ní ẹ̀nà dúró síbi tí bọ̀n wà ó lè bẹ̀rẹ̀ mọ́ ó lè mọ́ kó rẹ̀ dánrẹ̀dán ìgbà tó kọ́ mìíràn ló fi láàkà ìgbófin kalẹ̀ kí n sọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so yé kí èyàn gbọ́dọ̀ fàyè gbá wọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yẹn kí èyàn mẹ́yàtọ̀ láàrin wípé kí èyàn wà tolerant tolerance ni pé mi ní máa ṣẹ̀sìn rẹ̀ sí wọ́n ni ọmọ ṣẹ̀sìn máa ṣe tiẹ̀ náà àmọ́ òun ò lè fara ní oníkálùkù sí ní ráìtà tí máa ṣe wà sí tiẹ̀ ìwọ náà máa ṣe tiẹ̀ kí mi náà máa ṣe tèmi bò bí kí wọ́n mọ́ sọ fáwọn musulmi pé ẹ gbọ́dọ̀ lọ sí church kọ́ wá ní pé yíò kí pé ó takò tolerance àsílò ń bá mi sọ yẹn o bí kí n sọ fún musulmi pé má lọ sọ́dọ̀ àwọn ọlọ́sùn Òṣogbo wá ní mi wà tolerant ìwọ náà sì tolerate àwọn ọlọ́sùn Òṣogbo sọ pé àjọ tolerate wọn ni àbí so fi Ọlọ́run ọba kálù fi Ọlọ́run wallahi kò sí kò sí tí ó kò sí tàbí lálàáfíà jù kálù fi Ọlọ́run ọba lọ gbogbo àwọn guys bandit yìí sáàmù fi Ọlọ́run ọba ń pa wọn aw yuqatta aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ard ilé dhalika lahum khizyun fil hayati dunya ọlọ́ ni pé tẹbá ti máa bandit yẹn gbà wọn tán pààyàn tán kàn sáà tán dàmú àwọn èèyàn tán jẹ́ káwọn yẹn lálàáfíà yẹn nǹkan àìdà kẹ mọ́ ẹ pàwọn pàkúpa àbí kẹ pàwọn kẹ gé lọ́wọ́ kẹ gé lẹ́sẹ̀ kẹ gé lórí kẹ wá hànjẹ̀ ẹkàn mọ́gí ọkẹ́ ma fi so tẹ́n gbá mọ́gí báyìí ni táwọn mọ̀ rí bá pé é ṣe wọ́n mì náà gbá mọ́gí bẹ́ẹ̀ ni tọ́lọ̀ sọ́nù Kùránì ni ṣe rí tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ fún bandit kan gbogbo àwọn bandit yòókù àwọn àbá wọn wọ́n lọ gbẹ́ odò ọkọ̀kọ́ lọ dásódò náà kó bómi lọ gbogbo wà <laughs> sójú rẹ̀ fọ́rí tán gbá fíàfì só gbáyàn mọ́gí tán gbá láyè mọ́gí bẹ́ ọmọ tán nẹ́bí ṣe fáwọn kan tí wọ́n wúwa banditi aláyà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n àwọn banditi òsì tí wọ́n fi ń tí sí islam yà wọn kan náà wúláyà nẹ́bí wọ́n tán nẹ́bí ṣe fún wọn wallahi ọlọ́ọ̀bá tó gbìmẹ́ bí pá nẹ́bí mọ́mọ́ ṣe kíyàn kó lè bá mọ́ jẹ́ hújà fáwà lé nìyàn wọ́n dílẹ̀ tó rẹ̀ wọ́n wọ́n dílẹ̀ tó rẹ̀ wọ́n ẹmọ̀ wo tí wọ́n gbádùn ìyà ń jẹ wọ́n àníbìwá ní ẹ fún wọn lóúnjẹ wọ́n fún wọn ló tọ́jú wọn kónà tún fún ní ìtọ̀rà nǹkan mi nítorí ìwòsàn ni wọ́n mú ara wọn yá wọ́n sì dáadáa wọ́n mú mílìkì inú wọn dùn wọ́n sì pa àwọn tán tọ́jú wọn wọ́n sì rẹ́pà àwọn ìyàwó wọ́n dẹ̀ kọ́ àwọn màlúù wọn sálù àtàwọn nǹkan mi wọn ìró dọ́dọ̀ ànábì ànábì ní ẹba lé wọn wọ́n lé wọn wọ́n mú wọn kéṣe pé ah, àmà àjọ́nù kíni àjọ́nù kíni ni kíni sáwọn àjọ́nù kú èyàn ojú ẹsẹ̀ kíni wọ́n ní ká gé wọn lọ́wọ́ báyìí wọ́n ti pàmọ́ gé wọn lọ́wọ́ méjì wọ́n gé wọn lẹ́sẹ̀ wọ́n wá da gbogbo sínú desert tó bá ti fẹsẹ̀ kan òun mọ́kàrí ọmọ tí mo ń sọ yìí àbóhùn Mẹdínà tó Mẹdínà bá pa ọ́ fún ìṣẹ́jú mẹ́wàá tó bá strong dada ọ́sùgbú tó bá jẹun yóò kọ kí wọ́n náà ya gidigbó ọ́sùgbú dànù kan wá dà wọ́n sínú dẹ́sàtì bẹ́ẹ̀ wọ́n pé ẹfún alómi o tàbí òfin olómi bẹ́ẹ̀ ni wọ́n ti gé wọn wọ́n gé sẹ́gbẹ̀ẹ́ wọn báyìí náà <laughs> ọwọ́ rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ó lè fi sí olífẹ́sẹ̀ náà sì kọ́ ma lọ́wọ́ ìtẹ́pẹ̀ ní nǹkan tàlú ìpakúpalẹ́pa wọn èyí méjì mẹ́ta náà ni wọ́n pa gbogbo mọ̀dínà ó sèvù ni gbogbo ló lálá ẹ̀ nígbọ́ bandit ní kíni ló jẹ́ pẹ́lẹ̀ tó lò lọ negotiate pẹ̀lú àwọn bandit eléyìí ò mọ̀ tí ń ṣe ní o on negotiate pẹ̀lú àwọn bandit fún kíni kan tún wọ́n ṣe tún kíni ṣe ah àwọn tó tún wá inú islam pípa ní o ẹni o lè represent islam kò represent àwọn musulmi àwọn musulmi ń bá bandit sọ̀rọ̀ pípa bandit tó lórí ìlú bá ti ní ó yá kọ́rà tó lórí ìlú bá pè wá epo ya ẹ̀yin aráàlú ẹ dìde ẹjí kájọ dìde kájọ lọ báyìí níjànúgbó àwọ́ lọ in tí islam sọ islam ni pé tó lórí ìlú bá pèpè sí irú àwọn nǹkan báyìí pé ẹjá lọ bá àwọn ọ̀tá ọ̀tá àwọn aláburújà èyàn kò dìde pẹ̀lú olórí ẹ̀ èyàn kò dìde pẹ̀lú olórí ẹ̀ láti lọ bá àwọn ènìyàn mọ́kíf islamu ni àwọn òfin islamu ni but àwọn aláburú yìí ò ní fẹ́ kí islamu yẹn kó rinlẹ̀ nítorí pé kíni wọ́n ń jẹ nínú aburú nínú ìbàjẹ́ islamu ní fàyè gba ìbàjẹ́ wọ́n náà kò tó wá Saudi orí ìlú sọ̀kalẹ̀ so oníkálùkù ti calm down ah tó bá lè tẹ̀lé Kùránì ọsá tẹ̀lé tó bá bẹ̀rù in ta inna inna Allah la yaza bil sultan ma la yaza bil Qur'an ọlọ́mà ń lo lórí àti ìdá rẹ̀ iná fi ń kàmà àwọn èèyàn dáhùn ní tó ṣe pé nọ́mdì wà sí òníran wọn hmm, ẹbẹ̀rún ọlọ́run ìyìn bẹ̀rù ìdà ní mo ti bẹ̀rù <laughs> mo ti ah, ah, bẹ̀rù kódà mo bẹ̀rún ọlọ́run jùlá ibẹ̀ṣẹ́ fún ẹ̀kan ní ọbẹ̀ kò ní bẹ́kín ṣe báyìí àbí so gbogbo kí ní ẹ̀kọ́ so àwọn òfin tí Islam gbé kalẹ̀ ló yẹ pé àti olórí àti àwa tí wọ́n ń darí àfi ká submit ká jura wálẹ̀ fún fi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ibi tàti lọ ibi náà sí láti dúfútẹ̀ ní inṣáàlá a tẹ̀síwájú mẹ́lọ ẹlẹ́kẹ̀ẹ́ bá mákì bẹ̀yẹn mo ní pí ọ̀rọ̀ Nabi Isa alayhi salam nípa àwọn mu'jizat tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn hadha wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka wa bihamdik shadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu